Unit 12, Exercise A. Going somewhere with someone. Find out if your friend will go with you to the following places. I'll prompt you in English. You'll hear the correct answer after a pause. The airport. The market. Ṣé o máa bá mi lọ sí ọjà? The movies. Ṣé o máa bá mi lọ sí ilé sinimá? The library. Ṣé o máa bá mi lọ sí pápá ilé ìkàwé? The museum. Ṣé o máa bá mi lọ sí Ilé-iṣẹ́ ọnà. The church. Ṣé o máa bá mi lọ sí ṣọ́ọ̀ṣì? The office. Ṣé o máa bá mi lọ sí ọ́fíìsì? The party. Ṣé o máa bá mi lọ sí ibi àsè? A friend's house. Ṣé o máa bá mi lọ sí ilé ọ̀rẹ́ mi?